Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti kẹfẹ́ ọ̀nà muhammad sallallahu alaihi wasallam àti fún àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tó ṣètẹ̀lé fún àwọn sọ̀hábà tó fi di yọ́mù kìyàmà ibadallah ìgbàdàbẹ́ sọ lónìí ó ní pé ó nabi tabadi pé súnà ìgbàdàgbàlérò òun náà ni nabi sọ so, àbí àwọn iṣẹ́ tó ṣe àbí àwọn nǹkan tí wọ́n ṣe níwájú ànẹ́bì ànẹ́bì rẹ̀ takò torí pé ànẹ́bì onírin kankan tó jẹ́ aburú kó mú sọ̀rọ̀ torí pé ànẹ́bì náà ló sọ pé mandoro amin kò mú kárọ̀n fàlìyọ̀gọ̀ yírùkù bí yẹ́dì fa ilẹ̀ miestẹ́tẹ̀ fàbìlìsáni wa ilẹ̀ miestẹ́tẹ̀ fàbìkọlbì wàzálì kàdáfùl iman ànẹ́bì ni pé ìwọ́tọ̀ bá yá aburú ọ̀ gbọ́dọ̀ dákẹ́ wọ́n tọ́ bá rí aburú ó yẹ kó change pẹ̀lú ọwọ́ rẹ̀ tọ́ bá lè change àmọ́ tọ́ bá lè change pẹ̀lú ọwọ́ anábì ní pé kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ lọ ahán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ anábì ní sí báyìí kò wá ní nǹkan tó wá jẹ́ aburú kó wá dákẹ́ sùtá bá ní pé súnà anábì ìmọ̀ kó ṣe pé nǹkan tí anábì sọ ni bí ká gbọ́ pé kọ́ọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òdíṣẹ́ allah ó sọ nǹkan kan súnà nìyẹn àbí tá bá gbọ́ pé kana nabiyu fa'ala kaza wa kaza anabi man ṣe nǹkan báyìí súnà lòun náà àbí kó ṣe pé kan sọ pé a máa ń ṣe nǹkan báyìí níwájú ànábì ànábì rẹ̀ takò wá súnà lòun náà gbogbo nǹkan yìí òun làwọn ń pè ní súnà tó súnà ó wà búrọ̀ ju nǹkan tí àwọn yìí máa ń sọ tí wọ́n sọ pé súnà òun náà nìkan tó yẹ kí tó bá ṣe ọgbà lára tó bá ṣe òní ju báyìí lọ nǹkan tá a fi ju báyìí lọ òun náà ni pé ànábìnà ti sọ tẹ́lẹ̀ pé mandrogi bá ń sunnati falaysa minni èèyàn tí ò bá ṣe súnà mi ó gún ní kò níbi súnà mi kò kì í sára mi ṣe á wà ní pé ìwọ́n tó pé ọ̀sìn tó ṣe pé tọ́ ọ̀bá ṣe wọn ò ní fìyà jẹun ànábì tí wọ́n sọ pé ọ̀sìn lára so nǹkan tá a fi mọ̀ pé súnà tán sọ yín báyìí kì í ṣe súnà táyẹ̀ mọ́ ń sọ so súnà ó pín sọ́nà méjì a ní súnà tó wájibà a jẹ́ ní súnà tó mustahabba a ní súnà tó ṣe pé ó jọ̀rọ̀ yàn pé ká ṣe bí ní síbá irun súnà nẹ́bì wọn ni pé kàmàkírun ó wà lára súnà nẹ́bì ìyẹn jẹ́ wájúbà lára súnà nẹ́bì wọn ni pé kí ẹ̀ máa fi nìkan kalẹ̀ wọn jẹ́ wájúbà ọ̀rọ̀ yàn ni a dẹ̀ ní àwọn súnà tó jẹ́ súnà tó mustahabba àwọn súnà tó ṣe pé èèyàn tó bá ṣe yóò gbà lára tí ò bá ṣe kò sí láì fi bẹ̀ òun náà ni bí pé kí ẹ̀ máa lo siwak kí ẹ̀ máa lo pákó igi siwak so ilé èyí tí ò bá ṣe kò síbà lábẹ́ àwọn tó bá ṣe ó da àmọ́ ká wá ní pé gbogbo súnà ni èyí tó bá ṣe ọgbàládá tó bá ṣe kò sí nǹkan kan àlè sọ bẹ́ẹ̀ torí pé àti rí àdìsí kàtà ní pé manorogi bá ń sùn náti falẹ̀ ìsàmì ni èyàn tó bá gúrí kò níbi súnà mi kì í sára mi so súnà ní síbà náà nìkan tá a sọ yìí wọ́n ni pé ọ̀rọ̀ tá anábì sọ àbí anábì ṣe ni àbí wọ́n ṣe kan níwájú anábì sọ ọkàn parẹ̀ súnà nìyẹn so súnà yìí ọ̀ràn yà ní ká lò ó láti fi láti fi ṣẹ̀sìn fún Allah subhanahu wa ta'ala ọ̀ràn yà ní torí pé àwọn mi wọ́n kàdà mọ́ sọ pé ah kùránì kalamọ́ ń lò kùránì kalamọ́ ń lò láti fi ṣẹ̀sìn fún Allah subhanahu wa ta'ala irọ́ ilé yìí o kùránì kìí ṣe kùránì kalamọ́ ń lò torí pé ọlọ́run tó pé òun ló sọ kùránì kalẹ̀ òun náà ló sọ súnà kalẹ̀ náà gẹ́gẹ́ bí àdébìsọ̀ níbi kan pé wa ala wa inni utitul qur'ana wa mithlahu ma'ahu ala wa inna ma harama rasulullah mithlu ma harama allah anabi ni pé ẹ lọ gbọ́ o ẹ lọ mọ̀ pé wọ́n fún mi ní qur'an àti nǹkan tó jọ qur'an anabi ni pé wọ́n fún mi ní qur'an àti nǹkan tó jọ qur'an anabi ni pé ẹ lọ mọ̀ o tí anabi ọlọ́run bá ní pé nǹkan jẹ́ haram bíi pé ọlọ́run sọ pé haram ni kìíní so idan kì í sí pé bóyá kùránì kan láfi mọ́ ṣẹ́sì fún allah subhanahu wa ta'ala a máa ń lo súnà níbi láti fi ṣẹ̀sì náà tòtẹ́nì kan bá dé ó máa sọ fún wa pé àwọn hadith àwọn hadith tó wà ní bukhari àbí hadith tó wà ní muslim àwọn hadith yẹ ká wòye sí torí pé àwọn hadith yìí kò nílẹ̀ wọ́n máa sọ katakata nípa sọ bukhari tó ṣe pé àwọn àfáà tó ti síwájú táìmì yìí gbogbo wọn gbà pé sọ́ọ́lì bukhari àti muslim nǹkan ta mọ́rin láti fi ṣẹ̀sìn ní fún allah subhanahu wa ta'ala torí pé nǹkan tó wà ń bẹ àwọn ọ̀rọ̀ anábì ló wà ń bẹ kódà gan ẹ ní ọ̀rọ̀ mọ́ bukhari ń bẹ ju pé wọ́n kàn ní mutaiti nìkan náà ni muslim kan tẹ́mẹ̀ẹ́ nímẹ̀ẹ́ kíni bóyá wọ́n kàn ok chapter yìí orúkọ chapter yìí lélẹ́yìí pé báàbà lùdú maratan maratan pé chapter yìí nǹkan ta fẹ́ mú bẹ́ẹ̀ ni pé kíni hadith tó ń bọ̀ yìí o àwọn hadith yìí pé a lè ṣe wùdú lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan nǹkan tẹ́mẹ̀ẹ́ náà nìyẹn lẹ́yìn kílẹ̀ mọ̀ lẹ́yìn ẹ mọ̀rí àdísò pọ̀ lẹ́yìn wọ́n tó sí chapter mina báàbù yìí o kí la fẹ́ sọ ń bẹ̀ o ni pé al-ilmu qabla al-qawli wal-amal pẹ̀lú báàbù yìí kìlá fẹ́ mú bẹ́ẹ̀ kí ni amọ́wámọ̀ náà ká tó sọ̀rọ̀ tó bá ti wá mú chapter náà wọ́n wá sí kí wọ́n mú àdísò wa tó support nǹkan tó ti tánà ni máa mú kọ́ kò ṣe jù bẹ́ẹ̀ lọ ní Bukhari ẹ wá rí pé àwọn kan wọ́n wá sọ pé ah, ẹ mọ́ Bukhari pé ah, kódà gan-an tá ló gbà àdísò wa àbú ìrẹ́rọ̀ ẹjáwò yìí sí ẹjáwò yìí sí àbú ìrẹ́rọ̀ pé ah, àbú ìrẹ́rọ̀ ṣe bí tó bá ti rúnjẹ nìkan ni ló ti mọ́ ah, subhanallah àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àwọn tó ṣe pé ọlọ́run ni pé radiyallahu anhum radu an ọlọ́run ni pé òun ti yọ ní sí àwọn sahaba yìí ẹ dákun ṣe èyàn tọ́lọ́run bá ti yọ ní sí ọtún bú Allahu musta'an gbà wọlé torí pé in reality àwọn àyàtàǹkà nínú Qur'an náà àwọn àwọn sọ fún wa àwọn àyàtàǹkà pé alhamdulillah rabbil gbogbo àyàtàǹkà nínú Qur'an àwọn ló fún wa so kí ni nǹkan tẹ́ fi gba Qur'an tẹ́ fi gba hadith àwọn tó fún wa ní Qur'an àwọn náà ló fún wa ní hadith náà sùtẹ́nì kaba dé tó wọ́n sọ fún wa pé ẹ má lo hadith torí pé hadith àmọ́ bóyá orin àbí kò nílẹ̀ a sọ pé ara o pé kò jọ wá lójú torí pé anábìlá ti sọ tẹ́lẹ̀ náà pé irun yóò padà mọ́ dé tẹ́pà náà sọ fún wa pé ká má lo hadith ma anábìlá sọ níbi hadith kan pé anábìlá pé yushiku an yaku'uda rajul muttaki'an anábìlá pé yóò padà mọ́ ṣẹlẹ̀ ẹ padà mọ́ rí arákùnrin kan tó ṣe pé yóò fẹ́ sórí bẹ́ẹ̀dì rẹ̀ kò ní wá mà kò ní ṣe kankan kò mọ̀ kankan ó máa jókòó sórí bẹ́ẹ̀dì rẹ̀ wọ́n ní pé àìlà àríkẹ́tìhì yóò mọ̀ jókòó sórí ṣíẹ̀ sórí bẹ́ẹ̀dì yóò mọ̀ fẹ̀ kò ní wámọ̀ kò ní sí kankan yuhaddathu bi hadithi min hadithi wọ́n wá fún ní hadithi kan yínà àwọn hadithi mi wọ́n sọ fún pé anábì sọ báyìí wọ́n sọ fún pé anábì ṣe nǹkan báyìí wọ́n sọ fún pé wọ́n ṣe nǹkan ní báyìí fàyẹ̀kú yóò wá sọ fún èèyàn tó sọ fún pé tó mú hadith wá fún yóò sọ fún pé à ara o baynana wa baynakum kitabullah ara o nǹkan tó wà láàrin wa ní kí ni Qur'an kan náà ni nǹkan tó sọ náà nìyẹn nǹkan tó wà láàrin èmi àti yín náà ní kí ni Qur'an fama wajadna fihi min halalin istahlalna nǹkan tá a bá ti rí pé ó jẹ́ halal ní Qur'an nìkan náà lágbàdí halal nǹkan tá a bá ti rí ní Qur'an pé halalu ni ẹ̀hẹ́ òun lágbà ní halal wà máa wàjádìí na fi ibi haramin haram náà nǹkan tá bá ti nínú kòrán pé òun ni haram náà ni haramu ala wa inna ma harama rasulullah mithlu ma harama allah anẹ́bà ni pé ẹmọ gbọ́ o nǹkan tí anẹ́bà ni pé haramu ni so bí pé ọlọ́run ni pé haramu ni kìíní yẹn so ní ìdájọ́ ẹ̀jẹ̀ kìíní ẹ gba kòrán ẹ gba hadith náà that is why ọlọ́sàn ni kòrán pé yáyọ̀ lẹ́sìn amanu àbáni ọlọ́run ni pé ati'u Allaha wa ati'u ar-rasul ọlọ́run ni pé kí ni o ati'u Allaha wa ati'u ar-rasul ẹ ṣe ìtẹ̀lé fún Allah tọ́nà bá sọ nǹkan kan ẹ ṣe ìtẹ̀lé fún nǹkan tí tọ́nà bá ti sọ ọlọ́run ti wá ní pé kí ni wọ́n ní pé ibi tọ́lọ́ ti ní pé atiu Allaha ay ittabi'u kitaba ittabi'u kitaba ẹ ṣe kí ni ẹ ṣe ìtẹ̀lé fún tírà rẹ̀ ẹ ka Qur'an àǹkan tẹ́lá ti rí bẹ́ẹ̀ ṣe kí ni ẹ lò ó bí tọ́lọ́ wa ní pé wa atiu rasul ẹ ṣe ìtẹ̀lé fún òjíṣẹ́ níbẹ̀ yẹn ó ní pé ay khudhu bi sunnatihi ẹgbá súnà nẹ́bí ẹgbá mú dáadáa ilé ni ọ̀rọ̀ ibn kathir and gbogbo afá tafsir gbogbo afá tafsir tí wọ́n recognize pé afá tafsir lẹ́ni yìí nǹkan tó sọ̀nà ilé ẹ̀ wá ní ẹnìkan inú wọn tó sọ fún yín pé àìlò súnà nẹ́bí o àìlò ẹ̀ ní ẹnìbọ̀ tó bá sọ bẹ́ẹ̀ tọ̀ nígbà tó rí pé ọlọ́run ti mọ̀ pé torí ẹ̀ doubtful tọ ọlọ́run nígbàgbé pé ọlọ́run mọ̀ pé súnà wà doubtful kí wá ní dísọ́nà wá ní pé ká mọ̀ lò ó lẹ́yìn àtà tí ọlọ́run ti mọ̀ pé yóò padà mọ̀ wà doubtful ọlọ́run ti ní pé ká mọ̀ lò ó ṣe bí dáìtì mọ̀ pé nǹkan tó ń sọ kò correct kódà gan ọlọ́run ti sọ fún wa pé yóò padà mọ̀ protect Quran ọlọ́run ní pé inna nahnu nazzalna dhikra ọlọ́run ní pé àwa la sọ Quran kalẹ̀ fún yín pé kẹ́ mọ̀ lò ó wa inna lahu lahafidhun àwọn alákàdà mọ̀ sọ Quran pé kò ní ṣe kíni kò ní wà lost nígbà tó náà ni pé òun yóò mọ ṣọ́ Qur'an nǹkan tó túmọ̀ ní pé kíni yóò mọ ṣọ́ sunna náà bàtà náà ni pé yóò mọ ṣọ́ Qur'an yóò mọ ṣọ́ sunna kíni di òun náà ni pé bóò láti sọ pé Qur'an was ó wà pé ó wà protected bóò láyé sọ bẹ́ẹ̀ tába tába sọ pé àwọn nǹkan tó jẹ́ bí ìtumọ̀ fún Qur'an kò wà protected torí pé sunna òun ló ń tú Qur'an fún wa tẹ́ bá ń ka aya Qur'an tẹ́ lo súnà ẹ̀ lè mọ nǹkan tí Qur'an yẹn sọ tí aya yẹn sọ torí pé aya yìí anabi náà nọ́ọ̀sì kíni wọ́n fún aya yìí ó lè ṣàlàyé aya yìí fún àwọn kíni àwọn sọ̀hábà rẹ̀ àwọn sọ̀hábà yìí ló wá ń fún agẹ́bí hadith ẹwà nípẹ̀ nígbà wọlé so ìwọ tó o bá gba súnà wọlé in reality o Qur'an wọlé torí pé súnà yìí àti Qur'an ibìkan náà ti jáde sọ́ọ̀sì kan náà ni láti bọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ó kà yí pé Qur'an òun a máa ń kà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí yàní bí tìláwà àmọ́ hadith ọ̀rọ̀ but nǹkan tó wà níbi hadith yẹn náà ọlọ́run ló ṣe kí ló ló rán sí ànábì sallallahu alayhi wa sallam bí tá a ti lọ òun náà ìwé kí o a máa ṣe kí a máa ń lo sunna kò wá ní surprise wa pé ó rí torí pé ẹ bá yẹ sọ tẹ́lẹ̀ anabi sọ fún wa pé àwọn kan padà máa dé tó mọ̀ sọ fún wa pé ẹ má lo hadith anabi sallallahu alayhi wa sallam àníkan tó wá wọ́n surprise ni pé àwọn ẹni yìí wọ́n máa mú àwọn ìtàn wá ìtàn àwọn ìtàn tó yẹ pé tẹ́ bá wo níbẹ̀lẹ̀ ti rí tàn yìí kò sí àkọlẹ̀ fún kò sí àkọlẹ̀ fún ìtàn yìí ìtàn yìí ò ní lókè níbẹ̀lẹ̀ ti rí ẹ mo kàn ń kà níbi tíra kan mo kàn rí náà ni wọ́n dẹ̀ máa narrate àwọn stories yìí pẹ̀lú gbogbo ìfọ̀kabalẹ̀ pé kò sí nǹkan tó ṣe àwọn tó bá di hadith anabi ẹ mọ̀ rí pé àwọn ẹni yìí ó mọ̀ sọ pé ẹ wò dáadáa o ṣé ìgbogbo ya pé ìgbogbo àwọn parọ́ anabi ẹ dẹ̀ máa mú àwọn sórí ọ̀dọ́ pé èèyàn tó bá èèyàn tó bá ìlàkẹ́ yóò mọ̀ pé ah, sórí yìí irọ́ ni sórí yìí ẹ pé ọjọ́ kan bàbá kan ó lọ sí sáré kan lọ́jọ́ kan òkúta wà ń bẹ́ẹ̀ ó wá yọwọ́ ó wá bọ̀ lọ́wọ́ ó wá bà lọ́wọ́ ẹ pé lẹ́nu ìsinmi tó bá gbọ́ tí wọ́n pé irọ́ lélẹ́yìí àmọ́ wọ́n mọ̀ sọ pẹ̀lú full confidence pé ah, ó wọlé dáadáa àmọ́ àwọn hadith annabi ẹ mọ̀ nípa àwọn ènìyàn o wọn ní kakún aqulu qawli hadha astaghfiru li wa lakum wal jami'il muslimin alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa أن السنة مصدر تشريعي في هذه الأمة لا بد أن نستعمل السنة إذا أردنا أن نتدين لله سبحانه وتعالى كما ينبغي وفي آية, آية أخرى قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وفي آية أخرى قال الله سبحانه وتعالى وأطيعوا, الرس وأطيعوا الله والرسول لعلكم ترحمون وفي آية لا وفي حديث قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين بعدي عدوا عليها بالنواجذ وفي حديث آخر قال من رغب عن سنتي فليس مني وفي حديث آخر قال وتركت فيكم ما إن تمسكتم به لن تدلوا أبدا كتاب الله وسنتي هناك أحاديث ونصوص كثيرة تدل على أهمية السنة ولكن هذه الخطبة لا تتسع لسرد هذه الأحاديث وهذه الآيات التي تثبت لنا حجية السنة سنبي خطبة لكم آه أمنشوني mùsùlùmí ó yẹ kó máa lo súnà nẹ́bì láti fi ṣẹ̀sìn torí pé súnà yìí èèyàn tó sọ èèyàn tó sọ Qur'an kalẹ̀ òun náà ló sọ súnà kalẹ̀ kì í gbogbo ya ẹlòmíì ló mú súnà wá that is why ẹ mọ̀ gbọ́ àwọn àyà àti tó ní Qur'an tẹ́ẹ̀mọ̀ rí pé ọlọ́run sọ fún ànábì pé yu'allimuhumul kitaba wal hikmata ẹ mọ̀ rí pé ọlọ́run yóò mọ̀ sọ pé tọ́ ànábì yìí o yóò ṣe kí ni yẹtùlọ aléhìm àyátìnà wọ́n ṣe kí ni ó mọ́ ń ka ó mọ́ ń ka àyátì fún àwọn àwọn sọ̀hábà wàyọ̀ alímuhumul kìtàbà ó wá ń kọ́ wọn ní quran wà lè hikma tàkí wọn ní hikma yẹn a ṣáà ti mọ̀ pé hikma tó wà mẹ́yẹn ó yàtọ̀ sí alkitab wọ́n ní pé wàyọ̀ alímuhumul kìtàbà wà lè hikma kí ni hikma tó wà mẹ́yẹn níbòmí ọlọ́run ni pé wàyọ̀ alímùhùn kìtàbọ̀ hikma so àwọn afá ni pé hikma tó wọ́n bẹ̀ bí mánà kí ni sunna sunna ló wọ́n bẹ̀ so idan àwọn musulmi ó yẹ kí ẹ̀mọ̀ ló kí ni ó yẹ kí ẹ̀mọ̀ ló sunna tẹ́yìn bá ti rí aya kan nínú Qur'an tó aya yìí mo ti rí pé haram ni ká ṣe nǹkan báyìí ìyẹn ò kọ́ ní sunna kẹwàá lọ sí sunna nẹ́bi pé ṣáwá ni kankan nínú sunna nẹ́bi tó support kìíní torí pé a máa ń lo Qur'an àti sunna papọ̀ lẹ́ẹ̀kan náà that is why Allah sọ ní Qur'an pé wa ma atakum ar-rasul fakhudhu tí anábì bá fún yín ní kankan anábì ó fún yín ní kankan pé ẹgbà ọlọ́run pé kí ni fakhudhu ẹgbà ẹ má sọ pé ah ṣé adẹ̀ṣọ́ pé ilé correct báyìí ẹ má sọ bẹ́ẹ̀ ọlọ́run wá ní pé wa ma nahakum anhu fantahu tó bá ní pé nǹkan bá ẹ má ṣe kí ẹ má ṣe náà ni ọlọ́wọ́n ni kìnnì wattaqullah ẹbẹ̀rọ Allah subhanahu wa ta'ala ẹbẹ̀rọ Allah subhanahu wa ta'ala torí pé inna Allah shadidul iqab torí pé tọ́nà máa fẹ́ gbá yín mú yóò lè díẹ̀ tọ́nà máa fẹ́ gbá yín mú yóò lè díẹ̀ níbi àyà mi ọlọ́ni pé wa ati'u so that ẹ ṣe kí ni ẹ fi lè rí àánú àtọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tẹ́ bá fẹ́ rí àánú lára wọn tásí mẹ́rin rahma ìkẹ́ látọ̀dọ̀ Allah wọn ni fi káṣe sunna torí pé anábì níbẹ̀ kí ni o àbí ọlọ́run níbẹ̀ kí ni wà á tí Allah wa rasul la'allakum turhamun ẹ ṣe ti Allah ẹ ti anábì tẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ kí ni ẹ máa rí rahma látọ̀dọ̀ fi dágbére pé òun ti ń lọ pé lẹ́yìn ọdún yìí bóyá kò ní sí bẹ́ẹ̀ ní next year anabi dẹ̀ kú before the following year so last year nǹkan tí anabi sọ last year fún àwọn èèyàn wọn ni pé aleikum bi sunnati ó dọ̀wọ́ yín o ẹ wò last year anabi sọ nìyẹn o nínú àwọn nǹkan tí anabi sọ fún àwọn èèyàn pé aleikum bi sunnati ó dọ̀wọ́ yín sunnami ẹ ṣe sunnami anẹ́bà ní pé wà súnnà tí lùkọ̀láfà ar-rashidil mahadiyin bákan náà súnnà àwọn tí ó mọ̀rólé fún mi bí àwọn bí abubakar bí àwọn umar bí àwọn ali bí àwọn uthman ẹjẹ́ kí ni ó dọ̀wọ́ yí kẹsí kẹma sí súnà wọn anábà ní pé adu aléha bin nawaji ẹ fi ẹyẹ àgàn ẹ fi mú ẹ dìmú dáadáa ẹ má jẹ́ kó bọ́ ilé ni anábì sọ níbi hadithi mi anábì ní pé faman rọ́gìbà sunnati yìí tó bá gúrí kò níbi súnà mi falaysa minni kì í sára mi ìtura gúrí kò níbi súnà kìí sára mi níbòmí anábì ní pé inṣàlá àfi lè parí kúrpà inṣàlá anábì ní pé wakọ̀ taraktu fikum ma in tamassaktum bi lan tadillu abada anábì ní pé mo ti fi nǹkan ká lọ́dọ̀ yín ó ní nǹkan tí mo fílẹ̀ lọ́dọ̀ yín tó ṣe pé tẹ́ bá gbọmú dáadáa tẹ́ bá gbọmú dáadáa lan tadillu ẹ̀ ní sọnù tẹ́ bá gbọmú dáadáa ẹ̀ ní sọnù kí ni nǹkan náà anábì ní pé kitabullah tíra Allah Qur'an wa sunnati àti kíni àti sunna mi so àmọ́ tó bá mú Qur'an nìkan tó mú hadith nǹkan tó sọ ni pé ó sọnù torí pé ọ̀nà ànábì ni pé tó bá gbá nǹkan méjì mú ọ̀ ní sọnù gan tó wọ́n ni pé tó bá gbá nǹkan kan nínú méjì àbí ọ̀tẹ̀ bá méjì múra àṣàrà ẹ̀ṣẹ́ àdísì yẹn kí ara kò sí nǹkan tó àfitá yìí pé ó hàn pé àwọn àfáà sọ pé àdísì òun rinlẹ̀ ẹ̀hẹ́n àmọ́ tàbá ti gbọ́ pé àdísì yẹn rinlẹ̀ àwọn kan àdísì yẹn ó ti nǹkan lókùn níbi kí ni kí ẹ máa lò Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة